الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى àtọrọ àlékún kí a ti gẹ fún annabuwa muhammad sallallahu alaihi wa alihi wasallam ní àná abẹ̀rẹ̀ kitabu sọ́lá nínú bulugul maram pẹ̀lú àlàyé sheik abdullah albassam rahimahullah adẹ̀mú ẹnubá kí ní ń pè ní asọ́lá lọ́rọ̀ tán wa ṣara'an ní kí ní ń pè ní ìrun nínú èdè a nítumọ̀ ìrun òun náà ni kẹ́yàn kan sàdúwà nínú èdè lárúbáwá àmọ́ nínú sharia nínú sharia ìtumọ̀ as-sala òun náà ni aqwalun wa af'alun makhsusa àwọn ọ̀rọ̀ kan àtàwọn iṣẹ́ kan tó wà specific muftatahatun bit takbir ta ma ń pẹ̀lú ká Allahu akbar مختتمة بالتسليم تاسمنتي بعد حلوكاش يا السلام عليكم ورحمة الله so نينو عنكتي أواكو تاتواما مقدمة قال في الإنصاف هذا هو الصحيح الذي عليه جمهور العلماء من الفقهاء وأهل العربية وفردت ليلة المعراج قبل الهجرة بنحو ثلاث سنين ibi láti wá yà lọ sí ibi ọ̀rọ̀ àwọn zanadikọ̀ àtàwọn dàjájílà láwọn táwọn tún takò tó ń pè ní mẹ́rọ̀jì because a mọ̀ pé al-Isra wal-Mi'raj o ní ìrìn òru tán Ànábì Muhammad sallallahu alaihi ìrìn òru láti so anábi ṣe ìsọ̀rọ̀wù ní kíyàn rí ohun ìsọ̀rọ̀wù ìrìntánàbìnrin láti Makka lọ sí Jerusalem ní Baitul Maqdis al-Mi'raj bá níbi ṣe wá kú láti Baitul Maqdis níbibẹ̀ ó kírun pẹ̀lú àwọn anẹ́bí Ọlọ́run ó lìdí àwọn anẹ́bí Ọlọ́run bá yókù lórí sọ́lá gbogbo eléyìí ni nínú àwọn mu'jizat nínú àwọn miracles tí ń ṣe fún àwọn òjíṣẹ́ rẹ̀ léyìí tẹ́nìkan kan ọgbọ́dọ̀ tánpa ànábì wá gbéra láti bẹ́ẹ̀ ó wá mórí ní sánmà ẹlẹ́ẹ̀keje níbi sánmà ẹlẹ́ẹ̀keje fúrídọ̀t aléhì sọ́lá wọ́n wá ṣe sọ́lá lọ́rùn yẹ lórí ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kò sí bá yà bí so ìgbà awwalu ma fúrídọ̀t sọ́lá ìgbà tó kọ́kọ́ ṣe yíwọ́ lọ́rùn yẹ 50 aw 50 raka'a khamsuna rak'atan 50 raka lama nan ka maki abi afwan 50 salat 50 salawat Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá pàdé Musa Ànábì Musa ń sọ fún wọn pé ah àwọn èèyàn ní kí wo wọ́n wá padà á sọ di márùn-ún a ní pé tọ́ bọ̀ márùn-ún tẹ́ ń kí wọn ẹmà ní 59 wọ́n dínkù fún wa di márùn-ún ẹgbẹ̀dìláàdà 50 ibẹ̀ lànàbì ti lọ gba àṣẹ kákìrún wa ànàbì wa dé padà gbà tó wá dé mọ́ká láàrin ogun kan ní ó sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ìdí ni wípé nínú tán pè ní la ilaha illallah muhammadun rasulullah ta fi ń sọ pé muhammadu ti sí ọlọ́run ní òní káàdì ní believe nínú tánà bíbá sọ fún wa a sì gbà kó ti sí ọlọ́run bá tí o láti sánmà a sì mọ̀ pé èèmọ́ ń bẹ léyìí tí ó pamọ́ fáwà bẹ́ẹ̀ ni àbẹ́ tí ma ń sọ fún pé àwọn kan pamọ́ fún àbí ọ̀pamọ́ fún ọ àlóòtọ́ àwọn kan pọ̀ tó pamọ́ fún wa wa ma utitum min al-ilmi illa qalila wa fawqa kulli dhi ilmin alim wàlá ìta ma kéré so Ànábì sallallahu alaihi wasallam ọba tó ṣe kó ń gba mẹ́sẹ̀jì látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá ń fa àwọn nǹkan mìíràn lànàbì fi lè mọ́ fún aláwọn ògbókọ̀ kan nípa inú ná àti nípa inú àlìjẹ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ yabat nínú àwọn kan tó ṣe pé kọ̀kọ́ ni so bó ṣe wá kílẹ̀ tó yíkọ́ àwọn èèyàn tako al-Isra wal-Mi'raj lé ní wọ́n ní òsìn tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n dà gẹ́gẹ́ bí Abu Jahal tó tako annabi wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo lè ìtako irú nǹkan báyìí ilé yíkọ́ kufrun sarih because ọ̀rọ̀ yìí kọ́ mas'alatun ma'lumatun min ad-din bid-darura kò sẹ́nibọ̀dì tí ó mọ̀rọ̀ yìí pa ah, gbogbo mùsùlùmí gbà ipẹ́ àà ah, ànábì sí ìrìn ògúlótọ́ bóòlẹ̀ ní kó sì wá dé tí wà ní kó rí bẹ́ẹ̀ so ẹni tó bá jẹ́ tako áyà kan àbútakọ hadithi kan tó rílẹ̀ ẹni yìí nǹkan ti kó nínú ẹ̀sìn Islam naam eléyìí dẹ̀ ni general principle ni general principle ni so wọ́n ní fúrídọ̀tù rọ̀kàtẹ́yìn fa'okeburot salatu safar àwọn fa'okeburot salatu safar àkọ́kọ́ wọ́n kọ́kọ́ ní kama kíraka méjì ni nígbà tó padà filahador wa safar ni filahador wa safar àwọn gbà tó padà yá ẹni ara ẹmọ kíráka ẹmọ dínkù ní orínrìn àjò àmọ́tàbá ti wà ní ẹmọ jẹ́ kúmọ̀ mẹ́rin wa utimmat arba salatal hadar wọn kàdà wá sọ di mẹ́rin ipé fún àwọn tàbá wà nílé illa al-maghrib àfi maghrib ní kaníwẹ̀ in short oun jẹ́ mẹ́ta tí ẹ̀ fa innaha witrun nahar because maghrib wítìrí nahar ni wítìrí ọ̀sán ni wà illa asubh àti ṣubú iná fa innaha tatul fi halkira a so òun náà bíbà tí ẹ bá kíra kà mẹ́rin ni ìdí ní pé kíra rẹ mọ́ gùn kíra rẹ mọ́ sí kí ni o a mọ́ gùn ìgbà míì wọ́n máa ka bá kọ́rọ̀ lórí ṣubú o bẹ́ẹ̀ ni so kódẹ̀ tó bá ka bá kọ́rọ̀ inú wọn máa dùn pé a ọmọ yìí ṣe wá dáadáa o kódà bá kọ́rọ̀ nìkan ló kà mí fọ́sí kò káálì mùránì ma kò kàbákára ní ká arákẹ́lẹ̀ kejì ó sì káálì mùránì ìkànnà àwọn sahaba ó ibn abbas radiyallahu anhu máa ti bá ṣe mistake ó lò òun ti kírun òru rí ó kàn jọ ẹ̀yìn ìyànẹ́bì sàlọ̀sán tánàbí kírun lóògùn òun kàn lọ́jọ́ ìwọ̀n ni ó ní ìrìn igun pé ah ìrìn igun bí kánàbí ka suratul baqara ali imran suratul nisa náà kí mẹ́tẹ̀ta ìlànà bí kàlẹ̀ ra wọn níbi tí wọ́n máa ń fagùn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ ni àwọn sóbì ló yẹ pé ìsúnnà ni pé ìwọ̀n sóbì kíyàn fagùn tí ìbá ń ṣe wípé àwọn ìgbàwápọ̀ kan wà ikú ànábì sallallahu alaihi wasallam ó máa ń fi kínáǹgbé idhazul zilatil ardu zilzalaha ìgbà míyàn máa fi kí sóbì ní rákàlá ọ̀pá kẹlẹ́kejì yóò sàlámà nígbà míì so mọ́jọ mọ́ àṣọ president kaba kí idhazul kọ̀kọ́ tó ké ní bákẹ̀lẹ̀ kejì ma fihi wala ishkal àmá ìpìlẹ̀ mẹ́ ní pé kíyàn jẹ́ kó gún dáadáa káwọn èèyàn nára pé yes afẹ́kùn musubi so àfihàn kí musubi kákàmọ́ka Yasin Allahu Akbar Ramadan tó kọjá ìmọ́pọ̀ mẹ́ kìí sí kékeré Yasin Allahu Akbar Ar-Rahman Allahu Akbar inna atayna Allahu Akbar kódà áyà kan àníwọ́n jẹ́ áyà kan pèsè méjì wọn kún wẹ́lẹ́wẹ́lẹ́ láti mọ̀ fi kí wọn rẹ́rẹ́ ẹ̀ ní jẹ́ káwọn èèyàn ní afẹ́ káwọn èèyàn ní kíníkà lórí wọn tán pè ní alùkùsùwà oníkó owó orí wọn kó wá farabalẹ̀ máa gbọ́n tí mọ́mọ́ nǹkan mọ́ fọkàn tẹ̀lé àmì tó tí wù wù wù ló jẹ́ pé ìwọ̀n ò sàǹfàní fáwọn èèyàn ẹgbẹ́ lómi ìmọ̀ ni wọ́n kí wákàtí mara wọn ẹn kò wúlò láàrẹ ìdí pé ìwọ̀n Allah Allah Allah bí pẹ́ ni kàmọ́ ju ọwọ́ mọ́ ju ẹsẹ̀ ni àmọ́ kò wà lórí wọn ẹsẹ̀ ni kò wà lórí wọn kò wá sọ kọwa wá máa fílì pé mo wà wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kan gbé ìmámù dákún mọ́ tí rùkú dákún kó mọ́ fọ́kù ah, mọ́ ń gbádùn rẹ̀ báyìí ibi tó ká ti mọ̀ rí gbádùn nù àwa dún lè bọ́ọ̀lù látàrọ̀ dálẹ́ a máa kébẹ̀ a dún lè ní rábẹ̀t àwa nílé dó lórí òun fún mẹ́wàá o فهاتان الصلاتان بكيتا على ما فرضت عليه sẹ́rí àti magiribi ni o àti ṣúbí ni o méjèèjì wà lórí bẹ́sẹ̀ sí lọ́rẹ̀ yà àmọ́ ẹ̀wà ara wọn yóò méjì méjì náà ni ó kú tẹ́lẹ̀ àmọ́ wọ́n padà sọ di mẹ́rin fẹ́ni tó bá wà nílé tí ó ṣe ìrìn àjò ẹni tó bá dẹ̀ ń ṣe ìrìn àjò wọ́n sọ di méjì méjì fún ló jẹ́ tó bá travel ẹ̀yìn ṣúbí ẹ̀yìn lórí àti asiri o lè ṣe ní jama'an wà kọsọ̀rọ̀ ó kí méjì méjì ó wà kí pọ̀lẹ̀ kanáà o lè kí ní táìmù dhuhr o lè kí ní táìmù asr gbogbo ilé iṣẹ́ àmínú ìdẹ̀kùn islam àwọn tán pè ní pé islam easy ní kéèsì kó mọ́ compromises kó wá lórí islam easy òun ṣiṣẹ́ ní iléeṣẹ́ àrámù òun ṣiṣẹ́ níbi ẹn kò wá sí sẹ́mì tí wọ́n ṣe ní tí wọ́n ní kí wọ́n fi sẹ́yìnlẹ̀ ìyàwó jẹ́mi kò sí àkàn tí ó jẹ́ o lè máa tapí ọ̀tà lórí títì nínú pé o lè máa tapí ọ̀tà lórí títì ibẹ̀ ní ìdẹ̀kùn Islam wà kí sí kó mọ́ sí àrámù kọ́ ní pé ẹn Islam àrámù ni ẹsàn pé imani rí ògbé igbá o imani rí ògbé èyí ògbé pé tó bá déwájú ọlọ́ba kó mọ́ jẹ ìyà nítorí ọlọ́run ti rí pé àrámù ni kí ni ọ gbọ́dọ̀ sí ọlọ́run wá fi àláàlé tó bá rí àrámù ẹ̀yọ̀ kan 1000 ti sọ àwọn alamọ́ ń dàmà ara wa àwálà kí nítẹ̀lọ́rùn ẹ jẹ́ ká nítẹ̀lọ́rùn ká gbàtí tó pẹ̀lú aláàlì Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì ni pé furidat min Allah okun um, wal salawat ala sa'iri shara'i'il wajiba mizatun kabira min hamayeli ṣẹ̀rí ìrun ni ó wá ní àwọn ọlá kan tó tún lágbára lórí àwọn annaha furidat fi sama ìrun sánmà na ti ṣe lọ́rùn yẹn bẹ́yìnàmà ọgọ́yìrò ha fúrídọ̀ fil ard àwọn yóòkù sí ní orí lẹ́lẹ̀ náà ti sàwọ́lọ́rẹ̀ yìí àmọ́ ìwọ̀n o sámàlì ẹ̀dẹ́kùn èyàn tó wá ní òṣì Isra wal Mi'raj kí ló ti wá ń kírun kó mú àyà kan wá ń bi tí àbí àdìsì kan tí wọ́n ti sọ pé bí orí ẹni tó sọ̀rọ̀ ilóòtọ́ ẹni tó sọ wọn ò dá àwọn ọmọ àfá wa náà ni ọmọ àfá yìí ní kéde ẹ̀sì mọ̀ sí àsọ̀bíyà rẹ̀ dákàkiri náà ló àsọ̀bíyà òǹsọ̀ríyà tribalism ti fọyín lórí èyí mọ̀ sọ ìsọkúsọ ní ẹ̀sìn ọlọ́ọ̀bá yóò mọ̀ takọlọ́ yóò mọ̀ takọ̀ ànábì yóò mọ̀ lálàsí àwọn sọ̀hábà ẹ ọlọ́mọ àfá yìí ọmọ àfá tí ò bá gbádùn wọn mú sẹ́gbẹ̀ kan ni ẹ̀sìn wà áwúlájọ máa fà lọ ẹwọ ṣẹ́kù mọ̀ṣàríkìlẹ̀ ṣẹ́kù mọ́kù bin Hadi al-Wadi lẹ́fìrí pé ibi tẹ́sìn bá ti lágbóyé kìí ṣe pé ọmọ ọmọ ń gbé ọlá fún àgbọ́yẹ̀sì ju ọmọ lọ ṣe gbogbo ìlò lọ́mọ ni ibnu báṣù lọ́mọ ibnu tèmínú lọ́mọ àtàmẹ́bẹ̀rẹ̀ náà àfáà súnnà but ẹ rí pé no Al-Albani lọ́mọ ni but ẹwọ̀n gbà kìí pé wọ́n lọ́tán ẹwọ́n nílé kí kan àlégbà mi ni ọmọ tí ò bá sound tí ò bá ṣe gbé sípò wọn ní gbé sípò pé ah, ọmọ yóò jiná takọmọ tó ti jiná ni tó sì sẹ́ ó wà awúlá igá ọ̀dá ọ̀dá ilé kéwì wọ́n ma mójútó tẹ́mì bá lọ́tán ọǹkà ẹlẹ́yìn bọ́yá tó sẹ́yìn àwọn táwọn wájú rẹ̀ lẹ́bjẹ́ kí gbàtí sẹ́kù mọ́kúbìlì tí wọ́n lọ́tán damaj wọ́n ní darul hadith ní damaj ní yemen kí n ká ní pé ọmọ mi àlégbà mi àlégbà ní kí ni èyàn tó púpá àwọn ilé wọ́n sì máa wọn kájẹ́ kìbáàrù tọ́lábà wọn àtàntà rí pé ah, wọ́n serious dada wọ́n lẹ̀ sí dada ẹ̀yin mara àwọn yòókù dà wọ́kọ̀ wà sí yà tọ́ ọ̀rọ̀ ṣùúnù àwọn yòókù ẹ̀mọ̀ mójútó kò sókọ mọ́ wọn kan bẹ́ láti mọ̀ pé àwọn tó bá a ma fi ọwọ́ yẹpẹrẹ mẹ́sìn ẹ̀ṣẹ́ ma bọ́ lọ a ma a sì túnmọ̀ alẹ́lùmí èyàn tí ń sọ rẹ̀ dẹ́nu ẹ̀sìn Ọlọ́run yóò wá fẹ́ fèsì fún yóò tó a ma yìí ẹ ma sáàmùpá fàwa ni wọ́n àfàwọ ma àfàwa dẹ́dẹ̀rẹ̀dẹ́ ló ń sọ yẹ wallahi ó sì lákàkùfẹ́ sí ẹ̀nà ọba ni wà ilá ainal wara walbara a ń sọ athari ọ̀rọ̀ kan fún aláni insaha fi maka abdullah ọmọ abdullah bin ubay bin salul ó ń sọ fún annabi pé annabi ọkùnrin bàbá mi yìí jẹ́ ń pa fúnra mi ìtò inú mi ò nídùn wẹ́kẹ́ lómi ní ọ̀pá jẹ́ ń fẹ́ kan pa fúnra mi ilé alágbákò lè ọ̀tá ọlọ́ọ̀bá lẹ́ni yìí náà munafiki ni ànábì ni kò filẹ̀ mélòó mélòó gbàtà ń sọ àbọ̀ mọ́ request ni ẹni kèfèrí lélẹ́ yìí náà àmúnáfikí lélẹ́ yìí náà oyi báyìí àbí ẹni kèṣí kèṣí kèṣí mùsùlùmí àṣẹ mùsùlùmí ma ń lórí individual àmọ́ níbi tàà báyé délé ní láwùjọ táwà ti bára wa individual abóòfù ẹ̀sìn ni wallahi ẹni kò lè takò ìṣòro wà ní mẹ́rọ̀jì nílẹ̀ níbi tẹ́sì ti gbọ́yé o ah ẹni un kódà àwọn gọ́fẹ́ntì ohun ben gọ́fẹ́ntì ohun gbá ẹmù ẹ̀yàn burúkú lórí ó fẹ́ because ní gbogbo àwọn ìbíkẹ́nìkan adẹ̀ tí sọ fún ìtí pẹ́pẹ́ segment center kò gbogbo díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ yìí ọ̀dọ̀ ànábì ni wọ́n bọ̀ ibi islam gẹ̀gẹ̀ sí ni wọ́n bọ́ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àfá wọ́n bọ́ sórí àwọn sàábé wọ́n ti ẹjọ́ àwọn sàábé tàbí lẹ́bí pọ́wẹ́ ti ń kàn lẹ́bí bọ̀ adìẹ̀jẹ́ ok tí ó bá ti mọ̀ kàn lẹ́bí ni ṣebí kan ni wọ́n ní sọ́lá ìpẹ́ ó ní kí ni wá diamond sugar mami anẹ́bì gan ni sugar mami ó lè gbọ́rọ̀ kúfù yẹn lẹ́nu ó ti gbọ́rọ̀ kúfù yẹn rí ó ń làmúlẹ̀ tí fi ń sáwàdà bá gbà anẹ́bì gan ni sugar mami ọmọ tó ń gbé sugar mami àbí ọmọ tó ń gbẹ̀bẹ̀ zinẹ́ ń gbẹ̀bẹ̀ bá àwọn ìyá kan táyé wọ́n ti bàjẹ́ tí ò sí táwọn fàyè tí wọ́n ṣe mọ́ àwọn olọ́mọ̀kan tí wọ́n tọ́ àwọn kan ṣe rí bú káàkiri tí wọ́n ni kí àwọn nìkan wọ́n àmọ́ gbé wọn káàkiri ṣe bí tán gbé ṣúgá mọ̀ mìíràn ṣe gbogbo èyàn wá accuse ànẹ́bì pé ànẹ́bì ní ṣúgá mọ̀ ó pé alhatu anmọ̀kọ́ mi nùgbó wà nù bí kí ẹmọ èyàn ó ti ń tọ́ọ̀ṣẹ̀ ẹmọ táwọn ẹmọ ṣe ni pé wọ́n kọ tọ́ọ̀ṣẹ̀ bá wọ́n wọ́n pé sáwọn yóò sọ̀rọ̀ wọ́n wọ́n sí wọ́n sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ <laughs> yóò tún tọ́jẹ̀ lẹ́ẹ̀kejì sí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ náà wọ́n àǹfàní ogun dúdù àǹfàní ká fèsì kó sọ̀sọ́kúsọ kó jẹ búlálà àǹfàní ẹ̀nà yóò tún rárí tún fà lásọ wọ́n sọ̀rọ̀ náà yóò padà mọ́ bú yóò fi ọ̀bẹ mọ́ bú ẹran rẹ̀ jáde báyìí yóò padà pa náà nígbà tí wọ́n sọ̀rọ̀ àmóde òṣèkíní kan ẹ ẹbọdí tó bá ní gbọ́ olè nínú ọjà wọ́n ti dáná sun ọká tó mọ̀ pé 5 naira lójí oníkálùkù ti mọ̀ ní sọ àwọn ẹgbà olè yíyà àti dínkù nǹkan wọ́n ti fẹ́ sun àwọn èèyàn pa kíkẹ́ bẹ́ ẹwà wẹ́sìn ọlọ́ọ̀bá ẹ̀ ń súnyàn torí 5 naira ẹ wà nílé múyàn lọ́ta nítorí ìgbà tí èèyàn bú àdìgbà Muhammad sallallahu alaihi wasallam ó sì ń báyẹ̀ ó sì ń pààyàn naira ó rí pẹ́ ní bíníọ́ ó gbà ẹ̀mí èèyàn ó kẹ́ẹ̀kẹ́ naira

ibn umar sahabi annabi ni o ìkanú àwọn kìbáàrù sahaba fil-ilm lẹ́gbà táwọn àgbàlagbà sahaba lọ tán àwọn tó ṣẹ́kù ní kìbáàrù àwọn sahaba ni ó wá ń sọ fọ́mọ rẹ̀ ń jọ kan ọmọ rẹ̀ ń sọ páwọn obìnrin ò gbọdọ̀ jáde lọ mọ́sálásí má ó wá sọ fọ́mọ gà annabi wá ní pé la tamna'u ima allahi masajid allah ẹ má ẹ má kọ̀ àwọn obìnrin yẹn wọ́n fi ṣe excuse wọ́n fi lọ bòmí ẹgbọ́n níwájú pé no àwọn obìnrin ti fẹ́ mọ́ lose ó ní bàbá rẹ̀ wá káà dìtà ànẹ́bì sọ pé a gbọ́dọ̀ stop wọn tọ́ alẹ́wà nǹkan mí ṣe o àmọ́ àlẹ́lú kóbìnrin mọ́ lọ mọ́sálásí kò sí tafẹ́ sí sẹ́yìn ó ní lamna annahunna ó ní wà láyé ìmọ̀ ah ibùn mọ́ wùn pé o wọ́n sọ pé ah kò tí ẹ̀wọ́ pọ̀wọ̀ yẹn ó ní èmi ń sọ fún ọpá nàbí sọ pé wọ́n wá níwò nígbà ó ní ìní bọ́ sọ̀rọ̀ tí fi kú ìyìn tún sọ̀rọ̀ sí ọmọ ìmọ̀ tí fi kú kò wó pé bàbá mi ti ẹ̀kọ́ èmi kọ́kọ́ bàbá rẹ̀ náà mú ní ọmọ sí nǹkan ó ní ara ànábì ni ànábì ni a gbọ́dọ̀ ṣe ìwọ́n wá níwò mọ́ sí wàláhì kò rí gbólóhùn kan sọmọ yìí tẹ́mì fi bọ́ lọ́rùn ìjọ tí mo gbọ́ ó sì pẹ́ láyé lẹ́yìn ìgbà náà ìjọ tí mo gbọ́ tó kọjú sí bomi ó sì dákẹ́ wallahi bẹ́ sí rí ní ẹgbẹ́ ah, èmi ń sọ pọ́pá nẹ́bí ń sọ pé ìwọ́n ń sọ fẹ́ mi pé èmi ò gbà ah ó gbádùn ni ló jẹ́ kí láyé ẹ́pì ní táìmù bẹ̀ẹ́ mọ̀kọ́mà nẹ́bí lágbàáyé tó bá tọ́tí ẹ̀ ó lè escape ló jẹ́ pé kíyàn bú ànìyàn àbí kíyàn bú ẹnu àtẹ́lù ànìyàn Muhammad sallallahu alaihi wasallam láyé o kò lẹ́sàn kan tó jukú lọ wàláyì kódà kẹ́ nìyẹ́ta rọjá àkútúbá kódà kó jẹ́ kéfèrí kó wá di mùsùlùmí ikú nẹ́sì ló gbùdọ̀ kú wàláyì nínú islam wọ́n gbùdọ̀ pa ni bẹ́ẹ̀ni ìdí ni wípé ànábì sallallahu alaihi wasallam kò tẹ̀ wá sí láyé tí ò bá tẹ̀ wá dáríjì ọ̀ nítorí ànábì ló tọ́ọ̀tì ànábì ò sí lẹ́mọ́ tí ó darí ànábì sì ní normally tó bá ti ní tọ́ọ̀tì mọ̀kọ́mẹ̀ ikú gangan ní jazawu rẹ̀ tó bá ti ní fọ́ọ̀kà ànábì ikú ni ní ìsinmi ẹ̀ta pàdé ìbìtẹ̀ wà wà láyé náà pẹ́kù bá dárí jẹ́ orípẹ́ ẹmọ́ pàmá àwọn kọ̀ ọ̀sán níbi láyé mọ́ bó láwá sí ó ti di mùsùlùmí àbí tọ́ ni wọ́n mú tí wọ́n pa lẹ́rìí pé respect yóò dẹ̀ wà lọ́kàn wa àmọ́ wọ́n járe tí ó tàwọn sàhábà à ń ké à ń pariwo lójoojúmọ́ wọ́n ti bú àwọn sàhábé o ànẹ́bì nọ́mbà wa owó ògbà só ti díẹ̀ díẹ̀ báyìí ìkan náà sọ láìpẹ́ ní láwọn ìgbà tó ti kọjá náà tí fi ń sọ̀rọ̀ nípa ìyàwó Aisha tí ó fẹ́ bí kéèfẹ́ máa fi àwọn ìṣekú bí rédèrèdè ti sọ́dọ̀ yàwó Aisha àwọn nǹkan tí ò ṣe fi ti sọ́dọ̀ obìnrin tó bá jọ obìnrin mùsùlùmí normally kẹ mọ́ fi ti sọ́dọ̀ àyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé orí ìwé ò ti pé o ti mọ̀ pọ́dà Ànábì nàmbà báyìí tó bá sì ti tọ́jà Ànábì Islam ló ń ṣe mọ́ Islam ló ń ṣe mọ́ tó bá sì tọ́jà Ànábì Muhammad dúkìá mi ọ bá ṣe anything fún mi mo lè foríjì ọ àmọ́ má tọ́ọ̀tì ẹ̀sìn Ọlọ́run bá mú fọ́lọ́run bẹ́ o má tọ́ọ̀tì ẹ̀sìn Ọlọ́run bá wù ìgbà Ọlọ́run kípọ̀ ojú tèmi o ẹ̀sìn yìí ló kà wá o hákàdà yẹ̀rí ṣe olùmọ̀sùlùm bí Islam ṣe lágbára nílé àmọ́ oníkàlùkù Islam lẹ̀ ẹ̀ ni Ọlọ́run ṣe bíjà ẹwọ ọ̀gọ̀ tí ó dá Ọlọ́run ṣe bíjà tàbí ní òbíjà Ọlọ́run sálọ̀ bá ń jà pẹ̀lú ẹnibodi ni Ọlọ́run ṣe bíjà kọ àlìjẹ́nà tí ní ẹ̀yìn májì tó bá bá sì jẹ́ láyé tàbí tàwà yìí àwọn ọmọ tí wọ́n tán bọ̀ alẹ́yìn kí ni wọ́n ṣe táwọn tàà náà bá jà fẹ́ sí sáwọn orí bìsẹ̀sì mẹ́lẹ̀ ni ó yẹ káà náà jà fún kí ní ẹ̀ká dìfẹ́ndì ẹ̀ so that àwọn tán bọ̀ wá lẹ́yìn àwọn àwọmọdọ́mọdọ́mọ ó lè bá wà lórí ẹ̀sìn Ọlọ́run bá subhanahu wa ta'ala ni so nínú àwọn láti sọlá yìí tún ní lórí Allah ta'ala li rasulihi bila wasita bayna ma ghayruha bi wasitati al-malak wọ́n ní ṣe rí wọn yíò wọ́n ni àwọn yóò kù pẹ̀lú ìmọ̀kan rẹ̀ Jibril àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àmá sọ́láwó bí wá sétọ̀ ni àdẹ̀sìmọ̀ké Jibril àwọn ẹni wọ́n gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala but ìmọ̀ kó jẹ́ pé wà hìsá nabi sallallahu alaihi wasallam but sọ́láwó wá straight direct bẹ́ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ni ẹlẹ́ẹ̀kẹta ni pé furidat khamsina salatan thumma hasala takhfif fi adadiya wọ́n kọ́kọ́ ṣe ní 50 raka eh 50 salat lẹ́yìn ìgbà yẹn kọ́ 50 sọ́là náà sí wọ́n kàdà wá sí lédè fún wa ó wá di márùn-ún àmọ́ ẹ̀sán 50 náà lámọ̀ ní nínú ẹni wípé hiya rukunu thani min arkani lil islam òun ni òpó ẹlẹ́ẹ̀kejì nínú àwọn òpó islam lẹ́yìn tó bá ti mú shahadatan sọ́là ló mú báhùn ẹlẹ́ẹ̀karùn ni pé hiya lughayatu fil ubudiyya wat tadhallul wal qurb min Allah ta'ala òun ni ògógó pé kéèyàn sin lọ́hun kéèyàn yẹkẹrẹ rẹ̀ fọ́lọ́ọba kéèyàn sì súnmọ́ lọ́ọba subhanahu wa ta'ala ẹlẹ́kẹfà ní pé tẹ́jìbò alákúlù mukallafin bí na mọ̀kọ̀ yóò hàmì na ṣàrọ́yẹ́ kọ̀dìlá tẹ́jìbò alàlbàád lè adámi sí tọ́wàtí hì ṣe rí ìwú ojú rẹ̀ fún gbogbo mukallaf gbogbo ẹni tí wọ́n bá lásẹ́bọ̀ lọ́rùn ay àwọ èèyàn everybody níbi tí agbára bá mọ̀ ní inṣáàlá ibi ni a ti jó ní ẹni ambi Allah subhanahu wa ta'ala kó ṣe rán fẹ́ ní kọ̀kan wa wa sallallahu wa ala muhammadin وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته